Unit 12 Listening Comprehension Exercise. Listen to the passage and answer the questions that follow. Ìrìn àjò lọ sí ìlú Lọ́ndọ̀nù. Ní oṣù tí ó kọjá, Túnjí lọ sí ìlú Lọ́ndọ̀nù. Ó jáde láti lọ gbé ẹrù rẹ̀ ni ó pàdé ọ̀rẹ́ rẹ̀ láti ilé ẹ̀kọ́ oníwèé mẹ́wàá ní Ìbàdàn. Orúkọ ọ̀rẹ́ rẹ̀ yìí ni Tọ́pẹ́. inú túnjí dùn púpọ̀ láti rí ọ̀rẹ́ rẹ̀ yìí ó sì bí i pé kí ni ó ń ṣe ní ìlú lọ́ńdọ̀nù tọ́pẹ́ sọ fún un pé òun kúrò ní ìlú nàìjíríà nítorí gbogbo rògbòdìyàn ká ṣí iléèwé lónìí ká tún tì í lọ́la ó sọ pé lẹ́yìn tí òun fi ọdún mẹ́ta ṣòfò ní yunifásitì ti ọlábísí ní àgọ́ ìwòye tí òun kò sì kúrò ní kíláàsì kan náà màmá àti bàbá òun rán òun wá ìlú lọ́ńdọ̀nù kí òun lè parí ẹ̀kọ́ òun lásìkò. yàtọ̀ sí rògbòdìyàn ilé ẹ̀kọ́ gíga nígbà gbogbo tọ́pẹ́ sọ pé wàhálà àwọn adigunjalè pẹ̀lú nǹkan tí ó jẹ́ kí gbígbé ní ìlú nàìjíríà sú òun. ọ̀sán ọjọ́ kan ni àwọn olè wọ ilé àwọn tọ́pẹ́ ní èkó. E lẹ́yìn tí wọ́n dẹ́rù ikú bá wọn wọ́n sọ pé kí gbogbo wọn dọ̀bálẹ̀ kí wọ́n sì di ojú wọn ọ̀kan nínú àwọn olè yìí ń ṣọ́ Tọ́pẹ́ àti àwọn ẹbí rẹ̀ lórí ìdọ̀bálẹ̀ pẹ̀lú ìbọn àwọn olè mẹ́ta yòókù ń wá nǹkan tí wọ́n máa kó jáde láti yàrá kan sí èkejì nígbà tí wọ́n fi kúrò ní ilé àwọn Tọ́pẹ́ wọ́n ti gbé kọ̀ǹpútà ẹ̀rọ amóhùnmáwòrán rédíò àti owó rẹpẹtẹ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ìlú nàìjíríà ó sì dágbére fún ìlú nàìjíríà pé ó tọ́pẹ́ kò tí ì padà sí ìlú nàìjíríà láti ìgbà yìí. What are the two main reasons why Tope left Nigeria? He left because of problems due to frequent closure of schools and armed robbery attacks. Tọ́pẹ́ sọ pé òun kúrò ní ìlú Nàìjíríà nítorí gbogbo rògbòdìyàn ká sí iléèwé lónìí ká tún tì í lọ́la. Yàtọ̀ sí rògbòdìyàn ilé ẹ̀kọ́ gíga nígbà gbogbo, Tọ́pẹ́ sọ pé wàhálà àwọn adigunjalè pẹ̀lú nǹkan tí ó jẹ́ kí gbígbé ní ìlú Nàìjíríà sú How did Tunjil happen to know Tope? They went to the same secondary school in Ibadan. Ó jáde láti lọ gbé ẹrù rẹ̀ ni ó pàdé ọ̀rẹ́ rẹ̀ láti ilé ẹ̀kọ́ oníwèé mẹ́wàá ní Ìbàdàn. What did the armed robbers steal from Tope's house? They stole a computer, television, radio, and a lot of money. Nígbà tí wọ́n máa fi kúrò ní ilé àwọn Tọ́pẹ́, wọ́n ti gbé kọ̀ǹpútà ẹ̀rọ amóhùnmáwòrán rédíò àti owó rẹpẹtẹ. How many years did Tope spend at the university in Nigeria before he decided to leave for London? Three years. Ó sọ pé lẹ́yìn tí òun fi ọdún mẹ́ta ṣòfò ní yunifásítì ti Ọlábísí ní àgọ́ ìwòye tí òun kò sì kúrò ní kíláàsì kan náà màmá àti bàbá òun rán òun wá ìlú lọ́ńdọ̀nù kí òun lè parí ẹ̀kọ́ òun lásìkò